عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا لقد بين الله سبحانه وتعالى لنا الأحوال والخطوات يأخذها الزوج أو تأخذها الزوجة إذا وقع بينه أو إذا وقع بينها وبين زوجها نشوز وقد سبق أن ذكرنا لكم ما قاله الفقهاء عن النشوز فالنشوز وكما قد يكون من قبل الزوج كذلك ياتي من قبل الزوجة ربنا سبحانه وتسامع فصل الخطاب إذا كان النشوز من قبل الزوج وكذلك العكس إذا كان هذا النشوز من قبل الزوجة وكذلك إذا كان النشوز من كليهما كيف الحل في ذلك لذلك ربنا سبحانه وتعالى وأدنا بأنه أرسل إلينا رسولنا صلى الله عليه وسلم رحمة للعالمين نعم حقا ما أرسل رسول الله صلى الله عليه وسلم إلا رحمة للعالمين وكيف لا وهو القائل استوسوا بالنساء خيرا فإنهن أوان عندكم الحديث أمة الإسلام وقد جاء في المعجم لما تبران بسند الحسن من حديث أبي الدرداء أن رسول الله صلى الله عليه وسلم قال إنما العلم بالتعلم وإنما الحلم بالتحلم الحديث بل من يتحرى الخير يؤته ومن يتقي الشر يوقه صلوات ربه وسلامه عليه أباني فلما fọ́lọ́wọ́ bá tó sí wá ní musulmi a النبي صلى الله عليه وسلم ẹn tọ́nà ọba láti bàmà jẹ́ kẹ̀ẹ́ fún gbogbo wa Allahu bá ní sàlìkún kí annabi wa bá ní sàlìkún ọlá rẹ̀ àti àwọn ará ilé annabi wa àti àwọn sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lámọ̀tọ́ ọkẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọgbà alkiyama ẹ̀yẹ ma nú ẹ̀sìn mo ń fi àṣìkò rám létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala jẹ́ sẹ́rẹ̀ ní létí ìbẹ̀rù rẹ̀ a ní takùlọ ẹjẹ́ akọ̀nù ọlọ́run àwa ń bẹ nínú ọ̀dà ní kẹsì rẹ̀ kọjọ́ kó jẹ́ ìbẹ̀rù rẹ̀ lati jẹ́ ọ̀pàtẹ́lẹ̀ kù fẹ́ wa láti fi wo àlìjẹ́nà láìní kọ́kọ́ farabaná sallallahu alaihi wasallam tọ́lọ ń sọ wa fi in àyàfẹ́ tí bá ń ṣe àìgbọ́ràn kí náà níbi ìtẹ̀lé ànábì ìfọ̀kànbalẹ̀ kí láàmà níbi ìtẹ̀lé ànábì ìsẹ̀mí ayọ̀ ìsẹ̀mí tó dùn jàmáà ọ̀pọ̀lọpọ̀ òun ní dọ̀rọ̀ ara rẹ̀ rú lílẹ̀ ìlàhamd àwọn nǹkan tí a ń sálàyé láti ọ̀dọ̀ àníṣà sálámì bí i bá ṣe gbọ́rọ̀ sẹ́rẹ̀sẹ́rẹ̀ lẹ́nu tó bẹ́ẹ̀ ni sinmi rẹ̀ ó sì tó àwambọ̀ kóbìnrin wọ́n sọ fọ́kọ̀ rẹ̀ pọ́ ohun òṣe mọ́ ọlẹ́tọ̀nú ẹ̀sìn pẹ̀lú àwọn mẹ́jẹ̀mútàwí ṣùgbọ́n bóòlọ̀rọ̀ sí débẹ̀un aláàgbọ́dọ̀ fò ilá fi sọ wípé

ilé eh, ìtójú tí ó jòlú ayò rọrùn sọ̀tọ̀ kó lè náà nìlá kí ẹlá ń jà sí nílá fi sọ ìtàn Ausu ibn Samit àti Khawla ìyàwó rẹ̀ àwọn méjèèjì pẹ̀lú pé ilé aláyọ̀ nílé wọn in tó dé ló dé ṣé wọ́n wá jèrè ayọ̀ tó fi bàrá wọn lọ́bí òjèrè rẹ̀ wọ́n jèrè rẹ̀ wa ọkọ̀ mi ò lè fún mílẹ̀ báyìí ọdọ̀ ọwọ́lọ́wọ́ nàbí àwọn méjèèjì dẹntọ́ bá dẹ́dà sọ kùránì kalẹ̀ táà wá ń ka kùránì náà tí èdè gbàlìkìámà àwá fi ń Allah ó tún wá ah sọmọ yìí ti dé Allah ah mùjádìlá ò ti parí mùjádìlá bá pè mùjádà náà ọ̀dá ń gbọ́ lọ́rọ̀ bẹ̀ sí kọ́gbẹ̀ ni àbíkọ́ lọ gbé láti dàríyàtì kò sígbà máa sọ̀rọ̀ bákan náà ó tún wá di iyì fún àwọn ènìyàn náà láwùjọ nítòótọ́ ẹnukun ìtàntọ̀ wá pẹ̀lú Umar àti Khawla nítọ̀táwò èèyàn rìn lọ pẹ̀lú Umar ṣùgbọ́n ó di iyì nítòótọ́ ìwòrẹ̀ ẹnukun Umar rìn lọ́njọ́ náà ó kó àwọn àgbàgbà lọ tí a jọ ń sèlú wọ́n wá pàdé obìnrin Khawla ọwádọ́ Umaru sí tán àwọn ìwọ̀n ni ah abúrùn ah dẹ́kùn ọǹkan eh, kọ̀kan ń bẹ̀rẹ̀ tẹ́lúwà ò lè gbà ṣùgbọ́n àta súnmọ̀ iná àrí sọ àwọn àgbàlagbà lẹ dẹ́dúó torí obìnrin olóbìnrin tó dábidúó yìí tó bá dábidúó dalẹ́ kò tí sí ń sọ Kùránì ìkalẹ̀ lójú ẹsẹ̀ lólọ́rọ̀ rẹ̀ ìpẹni ọlọ́run bá pálé máa pálé ìǹkìtọ́ òun bẹnu sánẹ́dùí ṣùgbọ́n sì sí láàrin àwọn sọ̀hábà tí ẹnìkan bá ti fa orí rẹ̀ kan wá wọ́n máa máa fún níyì inú òsì fáwà mọ́ báyìí

gbogbo ẹ̀tẹ́ ti bọ́sọ́dọ̀ ọlọ́run ọlọ́bà ní gbàbọ́ wọn o gbogbo tó sì ń sẹ́kù mọ́jọ̀rọ̀ wọn dàrú ìwọ bá dẹ́dà nìkan ló lè dẹ́dọ̀ lábọ̀ rí ẹ̀rù máa bà wọ́n jú àti ẹ́ ń ṣe wá sí fún lọ ẹ̀ntí ń pààyàn ní ìsìn ẹ̀rù bà wọn ìyọnú ọlọ́run ẹnìkejì ní lójú ọ̀nà ìbínú ọlọ́run tí a bá ní àpadà sí chẹ́njì kí náà fẹ́dà kí ni ẹni tí ò sọ́tọ́lọ́n fẹ́dà padà owó di dáadáa ẹ̀rù ọmọ wá bà wọn pé ọba dẹ́dà àti rúre yá sọ́rẹ̀ Ànábì òun ni kí ìkórìíra ó dé sí ọkọ tàbí yàwó ó lè ṣẹlẹ̀ sọ́kọ ó lè sí yàwó kọ ma wá bí ìsìwàwù torí tí ń pẹ̀ bẹ́ẹ̀ onáà ni alirtifa tó bọ́ wá jẹ́ pé ọ̀dọ̀ ọkọ ló ti wá bóò láàṣẹ wò olóògùn tàà break tó bá jẹ́ pọ́dọ̀ yàwó ló ológun tàà fi sí tí lè yóò fi ní bírèkì tó bá wá jọ́dún rẹ̀ méjèèjì náà ẹwọ bọ́lọ̀ gbé wá ó tún lóògùn tàà fi sí àwọ̀ àmú látọ̀dọ̀ obìnrin nítorí wípé a kífà àwọn pọ̀ tí mọ́ tètè wọ́n wọ́n lẹ́mì bẹ́ẹ̀ náà ni àìdá tí a ń parí pákéjì kan bẹ́ẹ̀ náà wọ́n gbàrátà mẹ́ àwambọ̀ ọba dẹ́dà kò sí tó ó ní ar-rijalu qawwamuna 'ala an-nisa qayyimu obi amiruha hakimuha obìnrin ó làmírù obè àmírù ẹni náà láṣẹ ẹni àmírù ẹgbẹ́ tẹ́ ẹ̀dálẹ̀ òun kọ́ ni aláṣẹ rẹ̀ kò yí ọ ni ilò fífẹ̀ tọ́ rẹ̀ lẹ̀ ọkọ rẹ̀ ẹ̀ ó ní kí wá kàn ti ń bẹ̀ ṣe èmi là mírù ọ̀yàwó ti tèmi àyẹjọ́ alamẹ́ríkà lọ́dún kan ìyẹ̀dára lọ́mọ ìyá yẹn ó wá sọ̀rọ̀ ní gbogbo ọ̀tá ń sọ ì ọ̀fẹ́ kí ìsásọ̀ lọ mọ́ ìyàlé wọn ẹ̀kì sí ẹ̀gidi o àwọn ọ̀pọ̀lọpọ̀ wá wà ń bẹ ojú àwọn ọ̀pọ̀lọpọ̀ hmm, ń gán ti

ilé yẹn ni mọ́sálásí kékeré kan àwọn àgbàlagbà sáàrùn barata fún àmúra ẹ̀yìn àgbàlagbà ẹ̀mọ́ barata fún mi ṣe bí nǹkankan lẹ́yìn yanjú tẹ́lẹ̀ ti bọ́ sí bí tọ́ bọ́ sí mo ní ọ̀rọ̀ dáadáa ní sọ lọ́dọ̀ ara rẹ̀ ẹbí ìyàwó tèmi ni wọ́n ni bẹ́ẹ̀rẹ̀ ẹbẹ́ mi làmí irú ẹ̀ ìsì kọ̀mplẹ́n lórí rẹ̀ pé ọ̀dá ẹbọ́ ní ìdí ìwìyàn ọmọ pẹ́mẹ́nu rẹ̀ kí ẹlẹ́ òsílẹ̀kù fún àbí wọ́n wá bọ́ wọ́n máa tó bá bomi tẹ́kọ́ ọmọ ẹ̀ eh, ní kọ́pù white ni pọ̀pá ah, ìrọ̀kọ́pù tí wọ́n ẹ̀ ló ń ké kọ́ ọmọkùn náà orí èmú mi gbóná omi tútù lọ́mọ́ mú ní emílèmílè complain ìyàwó mi kẹ́mì kan sọ pé ìyàwó mi ọ̀dá wà láìkò lè dòmí nígbàtẹ́mì àti ọ̀bá wa tó sì ti ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ lẹ̀gbẹ́ ẹlẹ́gbà ìyàwó tèmi nù èmi ò sì gbàpọ̀ bí nǹkan bẹ̀tọ́ dáa tó lẹ́mí o bá ṣe sáyé tí a lọ́dún ìyàwó tí ẹ̀nà kò síbò sí lè pan ìdán tààlà mírù obè kọ̀ọ̀kan ọkọ rẹ̀ fúnra ọba dẹ́dà ló gbé àṣẹ yẹn lọ́kọ̀lọ́ ó sì wá kọ́ mọ́ ń tí ó níwọ̀ ló fi lọ́kọ̀ tẹ́rí tẹ́rí tẹ́rí tẹ́rí tẹ́rí tẹ́rí tẹ́rí tẹ́rí tẹ́rí tẹ́rí tẹ́rí Àbúmọ̀ sọ pá wọn màmá wọn mi lọ sí ẹ̀bẹ́ ah, eh, ni eh, wọ́n ti ríṣẹ́ ní Australia tó wọ́n lájọ máa lọ ní òṣọ́wé tí ó sáàṣù bá jọ pé kí n lọ máa lọ tí wọ́n ah, ah, ẹ wò bí àbẹ́sìn ọlọ́lọ́ ìgbẹ́lù súnà bá wọ́n ṣe báhùn kí lọ wọ́n bú sún bí sí ẹ àwọn ní ẹni kọ́ ìdà pínsípù wọn wọ́n ni kún ìdà ṣe ìkíkà kàlìmẹ́yì ti ìdà gọ̀ọ̀sílì ìdí ṣe wọ́n mọ̀sọ̀fọ́ ọ̀nà ìjọ tó bá fẹ́ gbọ́wọ́ tó bá ti wà pẹ̀lú ṣéwù ọ wà pẹ̀ bókù ṣe máa wà lọ́wọ́ àti a máa wẹ̀ẹ́ inú mùrídí ṣe mẹ́rin ṣíṣẹ́ wo wọ́n lè dorí àkọrù wọn máa wẹ̀ kò lè complain wọ́n lè sọ ẹsẹ̀ ẹ̀sọ́kè kọmọ̀ mìdí ó dúó ẹwà ìmẹ́yẹ òkú tẹ́ fomi gbóná wẹ̀ èwo ló complain jò nìta ìsọ pé wo fomi gbóná wẹ̀kù wẹ́dà ní máa jẹ́ wógbó mi kaná tí wẹ́dà bá tutù fẹ́ tó fẹ́ wẹ̀kù láti lè kọwọ́ bomi tí ọ̀rọ̀ lọ́rùn wẹ́dà níbi àní so ìdán ẹ̀ẹ̀ẹ̀ẹ̀sìn e, e, e, kò mú ègbú lọ bá ṣe sọ́lọ́ dídí ní ó ń kálukú wá lè mú kọ́kọ́rọ̀ lé etí ẹ̀ olè fi lé òṣàásù lọ olè fi láàmì irú wọn lọ ṣùgbọ́n yóò ní káwọ̀ mọ́sẹ̀sìn ọlọ́run ó sí lẹ́ẹ̀mejì o ṣúwàlá kò síwàlá nígbàtá àwùjọ mùsùn bá di wípé wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ wípé tí wùn lágbájá àti wùn lágbájá àbú lágbájá àti wùn lágbájá tọ́lọ̀ bá pé kítọ̀ lápù ọ̀sẹ̀rẹ̀ <laughs> sáàsùn interest o <laughs> níbi belon òjò tá belon dada fún mẹ́ ọlọ́run títóbi rẹ o okú sùúrò títóbi rẹ o níma oníkẹ́yìn ọmọ ọ̀rọ̀ ọlọ́run ìdẹ̀ra tó gani tí è ṣe ìdẹ̀ra kékeré tí è bá wá mẹ́tẹ́ tí wọ́n ń lò sọ́nà mí ah fa amruhu ila Allah ìdájọ́ rẹ̀ dọwọ́ Ọlọ́run ṣùgbáfà ti ń sọ ẹ̀yin náà fi sùúrù kú o kọmọ mẹ́ ìbúlọ o kọmọ mọ́ ah, ah, ah, kí lọ fẹ́ in ti ń rán wọ́sáwìí síradáàlì sì máa bẹ̀lọ́ nǹkan mọ́ fi sàdẹ̀wò fún wọná ọlọ́wà máa jẹ́ èèyàn ọ̀há ń gbà mí tó jẹ́ pé èèyàn kí ọ máa ṣe tí ń ṣe yìí tí sì ṣe wọ́n máa fi dájọ́ rẹ̀ ó ń fi ṣe yọ́ kẹsà bàrẹ̀ bẹ́ náà ni sọ́sẹ̀ sọ̀rọ̀ àmì ọ̀sẹ̀ wó pẹ̀wí ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ fún yẹn ọlọ́run sí ọba dẹ́dà ní ar-rijalu qawwamuna 'ala an-nisa àwọn obè mo fi ẹ́ sí abẹ́ ìdarí àwọn ọkọ wọn ẹwà bá ń pe ìmáàmù àdúgbò tí àdásálà àtúlẹ̀ pẹ̀lú tọ́lọ̀nsọ̀ yìí náà ló ní wọ́n máa dásálà àtú obè tó bá dé ní 905 àsàlátù kí náà ní jẹ́ bóòlọ̀ lọ́wọ́ sí ní jẹ́ kí ọkọ wọn ma ló lọ́mọ́ èyí tí ẹ fẹ́ yàwó lé bóòlọ̀ lọ́wọ́ sí ní kéṣù ọ̀dáṣàrún àkọ́kọ́ wọn àtàwọn ìyá wọ́n ti fàárọ̀ sí wàhálà ọlọ́run wá ní kí wàhálà yìí ọyọ eré kílẹ̀ ìsáàkì Sulaiman ni ẹ̀rù sáàbù bá mi ẹ̀rù bá mi ìfẹ́ parọ́ ni gbogbo àwọn 50,000 ní Ramadan tọ́lẹ̀ mú ní mọ́ àwọ́ báyìí mọ́ olùsáfin ojú rí ọlọ́ni wọ́n ti mọ̀ ní ìṣẹ́fọ́mọ̀ mi lóòlò ẹjọ́ màlímọ̀ màlímọ̀ ṣe màlímọ̀ lọ́bọ̀ fún lọ́yẹ̀ o lọ́bọ̀ rùnú nígbàtí wọ̀gẹ́ ìmọ̀bọ̀ bí ní bọ́kùnrin ẹwà wo màlímọ̀ náà drop out lè tó ní a mẹ́jẹ́ kọwàá ibẹ̀ wó ti pínkẹ́ àwọn afọ wà sí láwọn ẹ̀ àwọn àfó na ń bẹ aná tó pín méjì àwọn kan wọ́n búrú agbára wọn ní ká wọ́n ti ń bèèwọ̀n tí wọ́n lálàkálà ipé ibi náà ló lè wá àwọn lè rí mi agbára wọn ọ̀ká wọ́n àwọn kan wọ́n gbà àwọn àfóhùn tẹ́sù bá láwọn sórí tẹ́sù bá wọ́n mi tó bá jẹ́ pọ́bá rọrùn bẹ́ẹ̀ mọ́ wọ́n lè dà ní tó bá rọrùn fẹ́rú Tinubu kó ríwá yìí gbogbo ẹrù tí mẹ́lú rẹ̀ ó fi àfá àwọn ń kọ́ àwọn ní ayàkọ̀ ọ̀kẹ́ pẹ̀lẹ̀ ewé tí wọ́n fi ń lò ẹ̀dàpọ̀ sí ẹ̀mọ̀ pé ó wá kú bóòlẹ̀ tí ọ̀lọ́pọ̀ ló ṣe bọ́ sí ẹ̀kọ́lọ́pọ̀ ló wọ́pọ̀ èyàn kọjú kò nípa àjò pàdé sáòdírí wọ́n nílé òkó ní sọ́sẹ̀ pò tún sí ìbẹ̀lẹ̀gbẹ̀rẹ̀ kàbàbà ìtorí ọlọ́ nígbò wó tèrè ìràbùràbó mẹ́dínà kọsájì ọbàlé ni arọ́nù ó sì ní wọ́n kọ́ wọn láyà kọ̀ọ̀kan pẹ̀lẹ̀wé tí wọ́n fi lò sí bá níbi ìsẹ̀kọ́ ìsàbẹ́ mẹ́rún ẹ̀wà abẹ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n ìgbẹ̀gbẹ̀ ìtàwọn èèyàn fẹ́ ah, alhamdulillah ah, ah, adébí alọ́ jama'a àti fọ́jú ẹ̀sẹ̀ pọ̀ ọ̀kan náà bàbá wa ẹni mímọ̀ wọ́n kàlùkú náà gbọ́yé wípé àwọn àfá àlátọ́ ni sọ́nà wọ́n wá ní ọ̀rẹ̀ tímẹ́tímẹ́ wéé yára wọn wéé sí ìṣẹ̀ǹkẹ́lẹ́yìn ara wọn ọmọ àkọ́kọ́ obe oral ọmọ àkejì náà obe oral admission wá jí mú ọmọ rẹ̀ wá sílé àfá wọn níbi 5:30 pé ọlọ lọ́la wọ́n a ń túnmọ̀ sọ wọ́n ọjọ́ sí nǹkan lọ́tọ̀ọ̀tọ̀ rí àfá àti sàbẹ̀kọ́ àdíọ́kẹ̀ kẹni ẹ̀sìn wọ́bọ̀ ẹ àfá ọbẹ̀rẹ̀ àdúwà báyìí sàárẹ́ gùn lẹ́rìkẹ́ jìnà tó kálẹ̀ kan wàláhì láì sọ fọ́rẹ̀ rẹ̀ oná mọ́ obẹ̀ wá lábájá ẹwà ẹjíwà ní àà Ah, eh, eh, kájọ máa sàmì gbára kí wọ́n bá ní ṣàdúrà fún àmìdéjì pọ̀. yìí nǹkan kan láwọn èèyàn rò tí a fi ń ṣe báhùn ṣùgbọ́n nǹkan mìí ni wọ́n bá bí a bá pínlẹ̀ tọ́ wọn sọ́nà bó ṣe wọ́n tún sọ́nà náà kò ní di wàhálà pé àwa alé ibi wàhálà ti dénú ẹn tí ń bẹ̀lọ́n tàdúwà rẹ̀ ọgbà ara rẹ̀ ní tí ó di ọgbà wa èwà bá bùbákiri lọ́wọ́ rẹ̀ wò níbolo tí ń tojú ẹnu àlọ́lọ́m mẹ́lẹ́ ikọ̀ se tí ìsẹ́nà ṣùgbọ́n òun lẹ́sẹ̀ ẹ̀kẹ́ tó ń lè pé afúrí ah, ah, ah, lẹ́yìn kankan tí mo kí ìṣòro kó lè jọun ṣùgbọ́n kí n kàsá sọ ní pé àṣúmọ́bí ẹni ìmọ̀gbà kan ò ní ọ̀rọ̀ àbí aláàlú ọmọ ọmọ ìgbà kan ni a ń fi ń hàn lójú ràn wọ́n sì ń sin ọmú gbẹ́rẹ́ pàpọ̀lọ́ kó tó jùbá lọ ní jẹmọ́ ta aládájọ́ kò ní wárí tí ó wulẹ̀ jẹ́rẹ̀ rẹ̀ ọgbọ́n tí ń ṣe láàrin ohun àtọ́lọ́n tí fi ń sọ fọ́bà dẹ́dà wípé mo ti dé mọ wá túbá ní èní ìdí kẹ́lò mí òwúlẹ̀ gbọ́pádùá mi mo ń ṣe báyìí mo ń ṣe báyìí mo ń ṣe báyìí ta ló tọ́ bèèrè mo bá àfà àkọ́kọ́ bá ń sàdúwà ta ni ó bá yí sàdúwà nínú tó lọ ń máa bẹ̀ẹ̀yẹ̀ sí wọ̀húwà kọlákọ̀kì olóṣìdá ẹwà awé mà lónìí wọ́n wá dorí ayé kodò máa lọ musulmi ọmàdúwà sí má aláwùjọ bẹ́ládùgbò ń ṣe àtúnṣe kankan ẹti musulmi kan bẹ́ẹ̀kọ́ ẹwà kan káàkì lọ́tọ́ọ̀tì lónìí ókè ilẹ̀

in ló fi ọkọ se aláṣẹ ìyàwó rẹ̀ ọ̀rọ̀ bọ́rọ̀ rí àwọn àlàmọ́ yíò ọlọ́lọ́lù máa sí bẹ́ nítorí kíni òun jẹ́ kí ọkùnrin ọjọ́ gbà fáwọn obìnrin asílù ni ọlọ́lọ́ dáyé bẹ́ o sì akọ fi akọ ṣe number one ó fi abo number two gbogbo bí bá ti fẹ́ change ẹ̀ ẹ̀kúnlẹ̀ ọkọ ìyàwó àwọn nínú ìyàwó nàmbà 1 ọkọ ní ọmọdé nàmbà 2 gbogbo bí wọ́n bá ti rí wọ́n dẹ́rú ẹ̀wò inú lẹ́yìn kò ní lẹ́yìn àwọn bàbá wa ọlọ́run fọ́lákà ìgbòfọ́ wọ́n ní gbogbo olé tó bèé bá ti ń kígbe àtótó àrẹ́rẹ́ igi àrẹ́rẹ́ ní ó wù bẹ̀kan yóò sì rínú tó bèé bá igba ọ̀pá àṣẹ́wọ̀n

mi lè bí ó bá wù mí lè jókòó rúwárùn rẹ̀ kí mọ̀ sọ fí ẹ̀hẹ́ kí lẹ́lẹ́ wá sí o so ti tẹ́lọ sí ẹ̀ tí mọ́ bá se ń sílé wa ní so ti tẹ́lọ mẹ́kọ̀ ah sorry o mọ́mí àmà pé aná ọ̀bàsárí change it mọ́mí àmà pé èèyàn bá rírú lé báhùn kọ́mọ̀ kó ti sílé yà àwambọ̀ الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض ọlọ́run lọ gbọ́ láfọ́kùnrin ju àwọn obìnrin lọ ọlọ́run máa máa síbẹ̀ èmi àti àbábùrọ̀hìm tọ́lọ́mọjọ́ rẹ̀ ọ̀dárò àti ìrìkan mútọ̀ ajáde ní masalasi ní maka lọ́dọ́ kan akírọ̀tán awambo awárí ọkùnrin kan white ní ọwẹ́ mẹ́wẹ̀ mọ́lọ́run ìyàwó white ó sì gbójú ìsẹ̀sẹ̀ kọ́rọ̀ obìnrin ẹpa ma ọkùnrin sínà lọ́báyìí ọ fẹ́ dẹ̀nà àwọn fẹ́ sí ẹ̀wọlé ọ bọ́ bàtà

sórí òsì táwọn àfáà mọ́ ń kó sí lórí mọ́sùkì ẹ̀ ìgbàtẹ́ wọ́n skùl sí skùl fíìsì yí yàtọ̀ ẹ̀wà ibi ẹ̀ ti ń bá bọ̀ náà ìntọ́ ǹsan lórí kíníkan lọ ǹsan fún ọba dẹ́dà mọ́ wípé ní ti ìnáwó obìnrin ọmọ náà jọkùnrin lọ olóṣèbà ó sì fi bá wọn lò ó fi bá wọn obìnrin lò ó fi bọ́kùnrin náà lò kíni kíni kí làwọn wá ń bí ẹ̀ṣọ́ àṣẹ́kúdórógbó láìṣe nǹkan mí fún yàn

yóò fi nǹkan sí yóò fi ìṣẹ́tí yóò fi sọ́run ó ti wá parí gbogbo eléyìn tí a dìyàn gbá mọ̀túkọ́lọ́dọ̀ ah mo borí ọmọ ìlọ́tẹ̀ dájí mi tí ìpín báàgì obìnrin a ní obìnrin kìí sí aláṣẹ ọkùnrin o ẹ ń bá change ẹ̀ ikú agenda tí ń pariwo yìí wọ́n fi fọ́ ilé wa ní o kọ́lọ̀wọ́ si o

ó sì fàfóònù yọ di a sẹ́ndì àkádì nàbà tọba lẹ́kì yóò fún gift inú ọwà bú ẹni oníṣọ́ mọ̀tí mọ̀ torí ẹ̀síwẹ̀ ẹ̀sàbà ṣeéṣò àìrọ́mọlẹ́yìn èjò sáni o ẹ̀wò nínú lè islamu ẹ̀wò gan ọkọ Sulaiman ìyàwó Selima gbogbo onú létẹ́ bá ti rí pé ọkọ àti ìyàwó wọ́n rẹ̀ wọn ò sì fi tọ́lọ́run ọba ṣe èṣù ti mọ́ nìṣíyì tóbìnrin bá ti ń gbẹ́mú gẹngẹ́ sọ́kọ kóbìnrin ọmọ jáde ńlé láì gbààyè kóbìnrin kọ máa kọ orun fọ́kọ rẹ̀ nírùnrọ ọkọ tí wọ́n kọ orun fún threatening ojúkà tó nù ojúkẹjì kóbìnrin ọmọ ọdúnrún àti máa wọ́ọ̀yàn lẹ̀ ní gbangba tó kùbìnrin bá ń bínú lọ́sọ pé átífà ń wọn tó bí bá ń fẹ́ nǹkan yóò fẹ́ tán tó bá tún nǹkan yóò kóbìnrin ọmọ ọmọ rí àwọn òbí èèyàn fín tóbìnrin bá ń rò bí èèyàn fín òǹpín méjì o gbogbo ẹni tí bá ń gbé pẹ̀lú àwọn òbí rẹ̀ láftà tó ti márì tí ó bá ṣọ́ra dáadáa ìdásí àárín òbí rẹ̀ àtàwọn ìyàwó rẹ̀ yóò jí ó sórí búwájú ọlọ́run torí pé

láwọn ìbájá àkọ́lọ́ sáà ah irúgbèrè rẹ̀ ń bí mú náà àà wọ́n nígbà tó rí rẹ̀ burú yáà sí ẹ̀ṣẹ́ yáà múyàwó náà èyí sí máa fẹ́ káwọn èèyàn parọ́ fún báyìí àwọn èèyàn ìsáàfi tó gbọ́dọ̀ múrú múra a ní ẹ̀fí ilẹ̀ jẹ́ ọ́dáun ni ó sì ronú sí tòótọ́ lẹ́yìn jọ kejì ó níyàwó òun ni ọba ẹ̀dà orí mi o ìyàwó òun sì lẹ́ẹ̀dẹ̀ ẹ̀mọ̀ lónìí o in tó yí agbóyẹ àgbóyẹ nùṣúùzù ń gbà míì tó bìnrin tí ó mọ̀gbọ́n gẹngẹ sọ́kọ ó lè má obìnrin dágbére pé òun fẹ́ lọ sílé àwọn ọkọ sí yọ̀ǹda fún ẹwà múlẹ̀ ń bẹ jíjọ kẹta ẹ pọ́kọ́ ẹ pín kankan jẹmọ́ àtúrò ẹ̀ bá ti ṣẹlẹ̀ àìmá fìbìnú pàdé ẹ̀sí kọká fìbìnú pàdé rú ẹ̀ ó dìde wájọ́ kejì ní ọ̀pọ̀lọpọ̀ wa náà sit on defense ní òpin àà ìṣúwàlá no ẹjọ́ láà máa kọ ọlọ́pọ̀lọ́ ní ni ọlọ́run kì máa kọjá wọ́n lè mọ́bẹ̀ ilẹ̀ ilẹ̀ wọn a mọ́ sí ìdádá wọ́n sì má sọ obìnrin di jórí o pé o bí ẹ́ ṣe fowó tọ́ láfowó tọ̀wọ̀ náà o ọ́sì ẹ̀gán dájú kọ́sì ẹ̀ lọ but kláàdẹ́sẹ̀ obìnrin ọ̀sà lọ́lẹ́ ọkọ̀ náà ní irú ọ̀rọ̀ wọlé lé ìtòrí ọlọ́ èyàn mẹ́rin nírú àwọn òbíbẹ́ obìnrin náà nírú àwọn òbíbẹ́ mọ́ farabalẹ̀ torí wípé tí ayé bá fẹ́ jẹ́wà láfún yàn àwọn tí wọ́n bí yàn wọ́n mọ̀ bá yàn dàrú

èmì ilé ayé èmì ti ń lọ smoothly but they were lively always other than other mú ṣe wáyé dádì mẹ́rin mọ́rin mọ́rin mẹ́rin mọ́rin mọ́rin dìáni ó ti ní táìmù aláàmù láti mọ́ ń jíra wa tọ́rọ bá ti wà lóòrù ó sì lè jóbìnrin ní tàti ẹlọ wọ́n lọ́wọ́ dẹ̀rọ ẹ̀rùn ilẹ̀ ẹ̀rọ mo ti gbé ní ayé tútù rẹ̀ mo ti gbé gbígbà mo ti gbé ámà mi mo fi ṣẹ́ kí ni wọ̀rí sí náà ma tẹ́ ẹjọ́ ṣe tán ó sì lọ ṣe méjì pé sẹ́rí pé orí dání ò pè sọmọ kékeré ní wọ́n ń pè à ní ẹbí mi náà wọ́n bí ẹsẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ọlọ́run wá ní bi a'daikum èmi ọlọ́run mọ̀ àwọn ọ̀tá yín o ẹ̀yin gẹ́gọ́ ọmọ wọn o ibi ẹ fojú sí ń gbà mí ọ̀rọ̀ mẹ́gbà bẹ̀ lọ́wọ́ wa nasira ẹ ń bá dúó tọ́lọ́n ọlọ́run mú tó lóràn sí ẹ ń bá dúó tọ́lọ́nà yìí tọ́tánú ọlọ́run ààyè ò rí báyìí o

múrí tó bá dé ẹ̀rẹ̀ yìí ẹ̀ sí lára balẹ̀ gẹ múrí tó bá dé ẹ̀rẹ̀ yìí ìyàlagbàjá tí ọmọ tó ń sọ́sá kí máa ń sọ mú níwó jí ẹdé sí àdí wàhálà wàhálà mìíràn ní fà jẹmáà a máa jẹ́lì obìnrin ni wàhálà òtìdé àwọn mímọ̀ ní ẹsì sùúrù nínú mẹ́jàbọ̀ Hanabila sí ẹ̀mọ̀ pàwọn bàbá yìí náà gbogbo àwọn àfáà táwọn wí ìjẹ́ ni ọlọ́m̀bẹ̀ lára wọn àgbà nínú ọlọ́run gbà nàbí àgbà àgbà ìjí àgbà ọbẹ̀ wọ́n ní tí ẹ bá ti fẹ́ ló ẹ́sọ́ gbogbo ọ̀dọ́ tó fẹ́ níyàwó tí wọ́n bá ti kó obìnrin lẹ̀ márùn ni wọ́n mẹ́rin ń bẹ̀ wọ́n níyà ìkan ò níyà èyí tí ò níyà ó burẹ́wà kò fáyìn pípọ̀ qualification rẹ̀ ló kankan wọ́n ní èyí tó pí ọkùnrin jù ò ní kó mẹ́ ò níyà

pé ohun sí mọ́ bó wọ́n ṣe gbé kalẹ̀ fún because orí pé choice òun fẹ́ pẹ́gọ pípẹ́gọ ah, bó orí tí ń bá lè ní kìlò mí tí ń bá lè rí kìlì tí ń bá lè bóhùn rí obìnrin apọ́ ọ̀kájí ọ̀rọ̀ bọ̀mùnà tí ó dà bẹ́ẹ̀ sílé rẹ̀ àbí tí ó rí bẹ́ẹ̀ láti lè wọ́n nírọ́ kẹ́ẹ́ṣẹ́ ní kí lọ dọ́bà ó ní tí ẹ pé bínú òun bá ń dùn làkẹ́ èyàn ọmọ wà mẹ́ bí wọ́n bá dùgbà lọ kò ṣe é gbé o wọ́n tàlẹ́yìn o oníwọ̀n tó ń wà nù in tí sì ń sọ ilé ayé rẹ̀ ni o wà lẹ́ ilé ayé rẹ̀ ni bá jẹ́ ní máa gbọ́gbé ó pè ní kápẹ́ láì rójú mọ́sálásí ó pè ní kápẹ́ na ó so kí ni sí àkọ́kọ́ tó bá dẹ́dà rán wa bí ibn lail wajil kohar ibi tí kútùbò ti bẹ̀rẹ̀ jọmẹ́jọ rọ̀ àní ìgbẹ̀mú gẹ̀gẹ́lá tó dọ̀ bèèdè àwọn ṣẹ́ mẹ́ta ni ṣé a lè gbé nọmbà 3 sí nọmbà 1 no ṣé a lè gbé nọmbà 2 wá sí nọmbà 1 no ìkọ̀ọ̀kan náà tó wá ní àwọn mẹ́jẹ̀mú káyẹ̀yàn lòdí nínú islamu wọ́n ní ọmọ jùjọ mẹ́ta lọ ṣùgbọ́n wọn kan bẹ̀tẹ́sìn ní káyẹ̀ lòdí jùjọ mẹ́ta lọ kọ́dà kọ̀dọ̀ kan kọ́dà jù bẹ́ẹ̀ lọ kí ni tí ọfà kí ni taari sí ìyàwó wa náà ń bẹ́nu orú rẹ̀ bí idhnillahi al-wajil qahhar an-nushuz min qibali az-zawja nu'arriju ala mas'alatihi in kana fi baqiyya fi al-khutbah al-qadima ìfọ̀kànbalẹ̀ mẹ́jì ò dí payà o eré tàǹsáàkì náà ní ká mọ́ bàárí náà rẹ̀ ká tó máa lo àlìjẹ̀nà ọlọ́mọ́sí alọ́mà náà àwọn tó ti bóòdè lára wa nú ọmọ méjì wọn kọ́ ìbí ànẹ́bì dojúkọ àwọn òbí wa tó ti mọ́ọ́dọ̀ tí ó kúrò ìsìláàmù yìí ọlọ́run jí ọjẹ́ ìsìláàmù náà ni a ṣe lọ́dọ̀ rẹ̀ o àwa náà jẹ́ atán خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وسابه أجمعين أما بعد عباد الله أوسيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين والآخرين قال الله تعالى يا